وسلم عليه وعلى آله وصحابته صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين اللهم صل وسلم على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والألفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها الآيات من جميع الخيرات في الحياة التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عبادك الجنة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله Aki ọlọ́run, aki ànábì, àwọn akọ̀ọ́ká kí àwọn aṣẹ́wó ńláńlá méjèèjì ní wọ́n bá sókí. Ẹ wá sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ànábì kí n sọ díẹ̀ nípa ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá àbára fi sọ kí n sì wá padà sọ́dọ̀ gbogbo wa lápapọ̀ gbogbo ẹ̀kọ́ tá a lè má bà wá ju ìṣẹ́jú mẹ́wàá tó kù tá a fi rí aago márùn-ún àbọ̀ lọ wọ́n bá lé sí ajẹ́pọ̀lọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni. iná ni wípé bàbá wa ṣe àbọ̀ káwádìí bàbá wa ṣe àwọn láti jẹ́ ní àwọn làwọn ń fún à ń gbèrò àwọn alágbèrò wọn agbèrò lájẹ́. àwọn ní ìlú tá ń kó èrò lọ bá ẹ̀rí alùpùpù ẹnu yín pé káwọn pe àwọn ọmọ kakọ́ wọn lè kéwú níta àmọ́ nípa sábàkà nínú níta àmọ́ nkasi sábà tìjà ẹnu ní èyí tó wa lọ àti wọn àwọn bàbá wa ní ẹ máa lọ sí yòókù mẹ́wò. àmọ́ kọ́ wa kọ́ kọ́ sọdún mẹ́jọ ẹ̀ àbílẹ̀ markaz kí ń gbé dọ̀ mí àfà ìranulẹ̀ gbogbo mínítì àti second àti hour náà ni a ti jẹ́ kí programu wà mbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lárúbá yọmọ lárúbá àmì àbá ti wá yóò kéwù yóò sì kọ́ ìwà yóò sì kọ́ ẹ̀sìn àbí tẹ̀ wá ní kàṣẹ́ lókun. ó wá jẹ́ káàdì rí àníṣe ńlẹ̀ wọn ẹ̀wà mbẹ́. ọ yẹ ti yáyé àní ṣe yóò àwọn wa lọ́dún mẹ́jọ tó bọ́ ẹ̀tọ́ àpò lọ bẹ̀rẹ̀ òun lẹ́sẹ̀ wá gbọ́ wíìdì nítorí àwa ìlú mímọ́ ṣe náà wọ́n bá yọ̀ lẹ́lò. àwọn fi kí àwọn àwọn méjèèjì Muhammad aba kpasi kiri awa Ahmadu Ahmadu gbà mí ó ti ní òkúńkó tó ti tọ̀ ní sánmà torí yá kọ́ọ́dù ọlọ́run tani jẹ́ kọ́ọ́dù ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ afọ àná Muhammad kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ sọ́ọ̀ bẹ́ẹ̀ kárí rè jìhe bàbá ti ní yá kọ́ọ́dù ó ti gbà mẹ́tẹ̀ẹ̀ta lè kànáà ó ti pé Allahu al-Qadir ó sì ti pé. عن القادر أولي تيكي الشيخ عبد القادر طبعا أحمد ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run là lè fi ti ṣe aláwọ̀ ọlọ́run là á kàrí mi ọlọ́run náà ní mímú àsìkò tí lọ kú ọlọ́run náà ní dálé ọwọ́ ayé muhammadu jẹ bàbá ní torí ẹ̀yìn la nabi, ọlọ́run fa nábì yìnra rẹ̀ ó fi ànábì kíra rẹ̀ pé mo kú sẹ́ bẹ́ẹ̀ bá màmí kí mo kíra lára nábì. sábàtò yà á kàrí mi kó mẹ okú mọ mọ tẹ̀wá píìsì ṣe okú ànábì lára mi kọ̀ kára àhámàdù kò sí alifábẹ́ẹ̀tì tọ́wá kú mẹ́ẹ̀ tí ò ní tùmọ̀ rí okú mọ má tún ní kata tẹ́lẹ̀ kọ́lẹ́sẹ́ tí ọmọ tọ́ta ma tọ́jú onípin torí tí o pèlè àti Muhammad o sì ń ta pẹ́tà pẹ́tà bá ti pẹ́ dù lásán la bá pè dù ó ní tí dù ń jẹ́ lọ́dọ̀ àwọn àbá àwọn àtàkì bẹ́ẹ̀ bá mú àlẹ́ pẹ̀tà ọkọ̀ wa tẹ́ bá tóbi tí ìdálé tó ní àdù ó ní tí ń jẹ́ ẹ bá wọn àwọn ọ̀tọ̀ bá wọn ọkọ̀ ànábìlẹ̀ lọ́kọ̀ọ̀kan tọ́ ọmọ àlẹ́ mi lọ́tọ̀ báyìí tòun tọ́ bá ní àhà ó ní tí ń jẹ́ wọ́n bá ní màdù orin ti ń jẹ wọ́n bá ní àmù orin ti fi wọnú ara wọn. tọ́ ẹ pé ni gbogbo wa ti tó sí kò ní ṣiṣẹ́ náà yìí sí ọlọ́ọ̀hìn àti iṣẹ́ ni ó ṣe. bọ́bá wo ọmọ àlẹ́ fi ọ̀hún báyìí àlẹ́ fi ní ọwọ́ pé àbí pé àmù ó wọ́n pé àhà ó sì wọ́n pé àhà wípé a àmà ó sì wọ wípé dà àmà dà àmà ha ó sì wọ wípé àmúdà àmúdà ó sì wọ wípé àtìmọ̀ mú wa yóò sì má làáfíà wa bẹ́ẹ̀ bá ń fa abẹ́ kọ́ bá wọ ṣe láti rí kòní tẹ́wá tẹ́lá àwọn oníta lásìkò láti bá a nù kò sọ́nà tẹ́ ìgbà pé àmọ́ ti gbà kì í fọyàn lé kí irun yẹn nù kì í sọ̀rọ̀ ìdòdò sí èyí àyẹn wèrè gbogbo ọ̀nà tẹ́ bá gbàgbé gbà àwọn ẹ̀ má bínú ìdílé yìí àwọn máa ń pẹ́ يا قادر أحمد نور نور أرجى نور الله نور السماوات sáré tó jẹ́ nóòrù muhammadu nóòrù aláwọ̀ àti nóòrù muhammadu ní bẹ́ẹ̀ lára nóòrù ahmad nóòrù ọlọ́run nóòrù muhammadu ní bẹ́ẹ̀ lára sábà tìjáni nóòrù wọ̀nyí náà ló kú gbogbo ara wa fáwa ìfúnṣọ́ adam náà ni wọ́n bẹ nóòrù islam wàlágége. àwọn ìyá kọ́ dẹrù ahmadu nóòrù. Abdul Qadir Jilani Ahmad Ahmad Jijani Adam Adam Aluri kwale kafawa rais sharafuddin gbogbo ọlọ́run ṣàrànfà rẹ̀ kalẹ̀ sharafuddin muhammad sami masha allah sarrafaka allah fi dunya wal akhirah náà ọ̀dọ̀ wọlé o owó tá a fa àpalẹ̀ kan bí ajá òun ló fẹ́ lọ. mo sì tún á padà síbi owó tí bàbá wa palẹ̀ kan kí n fi ṣe wá sí. níwọ̀n bá tóbi àmọ́ látara ànábì ní ká àti wọn ànábì dá púpọ̀ jàmá ànábì dá púpọ̀. àbábí láì jogún àbá àwọn ọ̀fọ́ àwọn ọ̀fọ́ ní punishment ọlọ́lá ni ojú wọ́n lọ́dọ̀ ńlá ọmọ ara rẹ̀ púpọ̀ nígbà tó ọmọ ara rẹ̀ dá bá rẹ̀ wá. nígbà wọn ti kéwú tẹ́tí ẹgbẹ́ àgbègbè ẹ ti kéwú ní àbọ̀ ní wá. nígbà tó mo ti dé kó mo ti kọ́lé mo ti ra lẹ̀ káàkiri ní ilé ọ̀pẹ̀ àwọn àwọn ọlọ́run ò sí ọbẹ̀ ọlọ́run ní ti ọlá padà sí i. Ànábì sallallahu alaihi wasallam ọ̀dà púpọ̀ níbi oní ìta ṣe wá sí bàbá ìmọ̀ sí bàbá ìmọ̀ nì wọ́n sí lé tọ̀. Àwọn àti mọ̀tò ní báyìí náà rí bàbá ń báyìí bá wà sí táwọn bọ́ lónìí ẹ̀rù ọlọ́run bá àwọn kọ̀ fẹ́ wá bí ìyàtọ̀ wà mẹ́rin sí wà mẹ́rin ẹ̀ wà mẹ́rin sí àmà. Àtúrà ni tó wúlò fún náà láti tó wúlò fún. Èèyàn mẹ́ta ní Mẹ́láyé sábà Bíláyé Jínú wọ́n lè yàn mẹ́ta ní mẹ́lá yẹ èèyàn tó ṣe déédéé oúnjẹ tá à ń jẹ mbẹ èèyàn tó ṣe déédéé oògùn tá à ń lò mbẹ èèyàn tó ṣe déédéé àrùn tó mú yàn mbẹ kálukú àwọ̀ yìí ló máa jẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta. ọlọ́run náà Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ á jẹ oúnjẹ táyé ọmọ jẹ ọlọ́run. òun lọ da jù láyé onígbà sọ́kọ́ tẹ̀yẹ̀ fẹ́ dá àtẹnitọ́rẹ̀ àtẹnití ọlọ́láàfíà yóò jẹun àbí olùyẹ̀wò ìyẹn lèèyàn tó bá wúlò ó wúlò fẹ́bí ó wúlò fara ó wúlò fọ́rẹ̀ ó wúlò fóònù. ǹjẹ́ àwọn wúlò fẹ́bí rẹ ǹjẹ́ wúlò fáwọn ọ̀rẹ́ rẹ ǹjẹ́ wúlò fúlù rẹ níbo ló wúlò dé. ìsánù nìkìlí mi ni ó ní ìyẹ̀tọ́ jẹ́ lè local tó ṣe déédéé local ní òní àbíyàn tó jẹ́ ìsánù màdàní tó ṣe déédéé national àbí ìsánù àlàmí tó jẹ́ international èèyàn tó jẹ́ international ló ló wúlò lé ó wúlò fẹ́ bí ó wúlò fá ó wúlò fún gbogbo ayé kálukú abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ international ní òní èyàn ló yẹ pé ọ ẹ̀sà filẹ̀ pé mbẹ́lẹ́ àmọ́ pé mbẹ́lẹ́ bí òsín lè kọ́dà kò jẹ́ lókàlì. èmi ọba dé dúró mbẹ ní àdúgbò lọ́dọ̀ lọ bọ́n ọba sì dé dúró máa rí bí àtẹ̀kẹ́ ah, mi náà wúlò fún gbogbo ayé awúlò Awólọ́wọ̀ wúlò fún gbogbo ayé Abíọ́lá wúlò fún gbogbo ayé tàbábà yẹ wà fún wúlò fún gbogbo ayé amadu bá ń lọ wúlò fún gbogbo ayé àwọn sọ́jà tó lù bá yẹ kó mọ̀ wọ́n àwọn tó sì ní ayé lára ẹ̀ mọ̀ wọ́n. àwọn tó ní ayé lára àwọn àrùn rìn wọ́n bá bọ́ ọba àtọ̀rẹ́ ọ̀sà bá kó bọ́ pàdé ẹnu mọ́tò ọ̀sà bá mà. ẹgbẹ́ ìyá máa ń bẹ́ lómi wọ takisí láti ẹnu oṣù mùsùlùmí sí yàbá tí yóò sì ṣàgbákò ọgọ́rùn-ún ọdún tí ò ní sàn láàárín yóò jà olè kaná yóò kàn ó kù yóò tutọ́ sí ọ la yóò sépele ọ ẹnu rẹ sì máa ṣe lọ́wọ́ ti sọ̀rọ̀ lọ́ba pé tó máa ṣe látara àwọn àrùn nínú èèyàn anábì kì í ṣe àrùn. àwọn oògùn nínú èèyàn bẹ àwọn olóògùn nínú èèyàn àwọn làwọn tó ṣe pé bọ́lọ̀ bá dàrú àlọ́ sábà àwọn dókítà tí ń bẹ lọ́sibítù oògùn nínú èèyàn ni wọ́n àwọn títà léèwé oògùn nínú èèyàn ni wọ́n ní ọjà yọ̀dà àwọn eléwé ọmọ tí ń ta eré eku àtẹsẹ̀ eku lọ́jà oògùn nínú èèyàn ni wọ́n bó ti dàbẹ fún wọn ní paruparu ni wọn ọjà yẹ ọ parẹ́ àwọn olówó tí ń sàlù tálíkà oògùn nínú èèyàn ni wọ́n àwọn àfáà tí ń jíṣẹ́ Ọlọ́run lódodo tí ìṣe ti kárí jẹ kárí mu oògùn nínú èèyàn ni wọ́n anabiwa muhammadu pàápàá jùlọ ó jẹni nínú ẹ̀yà jojúmọ́ kọ́lá lóògùn bí ìbá ti pààrọ̀ bá dé àlè lóògùn abẹ́ àbí jojúmọ́ láwọn lóògùn èèyàn tó bá jẹ́ oògùn kò wúlò tó èèyàn tó tó ń jẹ béèyàn sàárẹ̀ yóò jẹun béèyàn sàárẹ̀ yóò jẹun èwo lọ jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta. pọ́ńbà ni ẹbí rẹ̀ la ọ̀dọ̀ ọ̀dọ̀ ànábì o pọ́ńbà ni ìyàwó rẹ̀ la ọ̀dọ̀ ànábì o bọ́ǹbà ni ọkọ rẹ lára ọjọ́ náà mọ̀ pé èmi ní òkúkú ṣe tọkọ rẹ ò fírì o ti ká àkùgbọ́ lọ́mọ bí ọ sí bínú àgádágodo náà lọ ká sí ni bínú òrùka ni o gbọ́dọ̀jú abẹ́rẹ́ lọ ká kù sí ni ojú wa náà pé kò lè mọ̀ tán láéláé ó ti dàrú tí ń tọ́jú gbogbo ayé ọ̀kan ní nìkan náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما hadith anabi wa muhammad alukurani mọ láàrin nìkan dìde láàrin mo fi sẹ̀ sámpùl bẹ́ẹ̀ mi gangan ọlọ́run ṣe jẹ́ ìyẹ̀tìlú ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ tiẹ̀ kó máa wá kọ́ yín ní kíkà ó sì máa fa àwọn àmì àwọ ọlọ́run àyín pé ẹ sánmà tá ń ṣe ẹ dáhùn ẹ wọlé ta ló dáa ẹ wọ̀ tún ta ló ṣe é. gbókè dúró ta ló yẹ kí ọlọ́run fi ń fẹ́ atẹ́kùn irinṣẹ́ wo la fi kó atẹ́kùn jọ ta ló yẹ kí ọlọ́run fi sẹ̀mí rẹ tó ń fi mí kí ọlọ́run fi ṣe làákàyè rẹ tí ń tẹ nǹkan mọ́lẹ̀ kí ọlọ́run fi ṣe tí rẹ tó ń fi ń gbọ́rọ̀ sẹ́nìkejì rẹ ò gbọ́ kí ọlọ́run fi sojú rẹ tí ń rí rẹ sẹ́nìkejì rẹ yájú rẹ tí ò rí nǹkan kan. yàtúù àlẹ́ ìkọlù mi ṣe àárẹ̀ tó ń fi ń sọ̀rọ̀ sẹ́nìkejì tí ò rí nǹkan kan sọ tí ń ṣe gbẹdẹgbẹ kátàkátà tó ní ayẹyẹ ni kò mọ̀rọ̀ sọ kí ọlọ́run fi sọ́wọ́ rẹ tó rí nǹkan mú tó ẹlòmíì lápájù tiẹ̀ lọ tí ò rí nǹkan gbé àwọn àmì ọlọ́run nìyẹn tá a máa tàkàkà tá a máa ronú tá a máa pè máa ní wàhálà ṣe gbogbo ẹ̀ òun ló ní kọ́mpìnì tá a wà bẹ̀ kọ́mpìnì tí ò ní da sẹ́lẹ̀ wọ́n yìí múná ẹ lọ wọ́n yìí sì já ya rẹ̀ nìkan níjọ́ tó òrùn ti yọ tani ọmọ yọ èyí ta lọ́wọ́ pé débẹ̀ à ń kọ́ bí ọlọ́run ní anábì lọ́wọ́ àjùwé ayá ti ní àwọn àmì rẹ̀ fún wa. subject tí anábì wá sí láyé ni kó tó wá sí tẹ́síkìá gbogbo àwọn tí dọ̀tí ń bẹ lọ́kàn wọn pé àfi ká bàjẹ́ àfi ká dàrú ànámi wá dúró ìwà pé ẹ má bàjẹ́ ẹ má dàrú ẹ ṣe sùúrù ẹ tuntun. ànámi ẹ kọ́ ànámi kì í sáré ànámi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni màá ṣe kan gbogbo ẹni bá lè kanjú kí yóò ṣe tó ṣubú ànámi fi kọ́ wa ní ọlá ẹ̀fọ́ ẹ̀ bàbá sọ́ọ̀dì yìí sílẹ̀ ànámi á rí i pé ọkọ̀ tọ́dún àti mẹ́ta lólu láyé ó sì fi ogójì ọdún ó fi jẹ ìyá láyà yà ọdún mẹ́wàá kan yóò kù tí àdọ́ta ń sàn díẹ̀ díẹ̀ bọ̀ àmọ́ ogun ni ń dọ̀gá bọ̀ ń bà náà ọdún mẹ́tàlá péré náà ló fi ṣe gọ́fúnẹ̀ntì ló fi ṣe tó fi fọ́ọ̀mù gọ́fúnẹ̀ntì ẹ̀ ní Madina bẹ́ẹ̀ ń jásíwájú yìí sì ń tò lọ́wọ́ ni àsòtẹ́ ọmọ jẹun rẹ̀ ló kó láyé kí ni ká ọlọ́run kọ́ni jọ́ pa ọkọ̀ mẹ́sì á pẹ̀sì pọ̀ mọ́lu á pọ̀ sọ́pọ̀ mọ́lu á dáwọ́ ẹ̀rú pọ̀ àti aláwọ̀ àti aláìní kánà ti jayé. wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tí ó ẹ̀dá ọba ti kánjú bùkátà ẹ̀dá àti ìyá ọ̀ ẹ̀dá ọba ti kánjú. ìwé jákà òun ẹ̀kọ́ tí wọ́n kọ́ sàǹfààní àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tó wọn bá lé wà ìwé mélòó lọ́mọ ẹ̀lẹ́ yà kọ̀wé yìí wọ́n yẹ tẹ̀ wọn wọ́n tẹ̀ ẹ̀ gbé lọ lóṣù mẹ́fà láti lọ sí ẹ̀yìn ìlú ìjùmọ̀ sí lórí ẹ̀yìn ti kọ́ mẹ́tì láti primary láti secondary láti kọ́ mẹ́tì tẹ́lẹ̀ lo jàsùkò tó yẹ kí n lò lọ wọ́n tẹ̀sán lè tó àpò mi. àbára bí mo dìbí tẹ̀sùn bá kọ́ bí tẹ̀sùn bá dé gbọ́ amẹ́lẹ̀. ọlọ́ba náà wà kára àlíyà. nǹkan méjì náà lọ́lọ́run yóò fún wa lára náà mi. tẹ́ ẹ bá fẹ́ ní tẹ́rkíà tẹ́ bá fẹ́ ní tẹ́rbíà ẹ sì fẹ́ ní tẹ́skíà ẹ sì fẹ́ ní tẹ́rkíà mẹ́tẹ̀ẹ̀ta lọ. ní bá lọ́dọ̀ bàbá wa tẹ́ bá fẹ́ ní tẹ́sì fẹ́ ní tẹ́sì rí ibùdójú nǹkan yín ọ̀fẹ́ kọ́lé ńlá. àbẹ́ ọbẹ̀ kun mọ́tò ńlá sẹ́bẹ̀ náà ní ẹ̀yìn jẹ́mọ́ wa ẹ̀dá wọn sẹ́mi tí wọ́n náà nù ọ́ mà wò abẹ́ máa lọ sọ́nlá ká máa ka bílíọ̀n ká máa ka gbẹ hmm, ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀run tẹ́ bá lè ṣe nǹkan méjì kí ni nǹkan méjì náà. pàṣípùrù ní àlékòríkò wọ́n ṣùkúrú wàlẹ́ tẹ̀kíkúrú. لكم واذكروا لي ولا تكفروا أذكركم واشكروا لي ولا تكفروا واذكروني ẹ sáà máa dápọ̀ mi sáà ọlọ́run tó ń fẹ́ lọ́dọ̀ yìí. kí wọ́n fẹ́ fáwọn ẹ̀wọ̀n sí ṣé nígbà tá a bá pàǹdé bí kò lè ọlọ́run ni lẹ́ lẹ́ nù orí ntọ́fẹ́ náà ní káká fi ta lóluwà kánò náà ni ala ala ala ala ala. nítorí pé ń fi bàtà àyọ̀tà ti London ti Amẹ́ríkà ìdí bá àgbẹ̀ lójú London ní ìfẹ́ wọn lóhùn. kọ́ àpò ọmọ yìí mọ ẹ̀dá ìwé ìpè wọlé ní sẹ́yìn. torí bá ti kàwé kó gbé jẹ lẹ́jẹ́. ìyá tẹ lóyún tẹ fàyàgbó rẹ tẹ wà tọ́tẹ̀ ìjà tọ́tẹ̀ ń fà bí ìgbín tẹ ń gbọ́ bí èrà tẹ wọ́ bí ètò. kẹ tó bí ma tẹ wá bí tán. tọ́wọ́ adájọ́ dàtà tọ́wọ́ adé mami ẹ lọ́jọ́ wa ẹ lọ́jọ́ wa jẹ́ kí gbádùn láìpù mi dé. ẹ kémi jẹ gbádùn láìpù ẹ mo fi láìpù tèmi gbọ́ tiẹ̀. nǹkan mi pẹ̀lú náà. ọmọ yín pẹ̀lú mi nínú bí ọmọ ṣe ìdẹ́jọ́gà ọ́fíìsì ìdẹ́jọ́gà ọ́fíìsì ńláńlá ọmọ ṣe ilé kó tó dé lẹ́ ń bínú. ẹ̀yin wá pẹ́ tó kírun ẹ̀ rẹ ti wá pé ọlọ́run ní bínú wá nígbà náà ọ̀fà kò jẹ́ ọ̀fà kò tóra wọn yóò àṣẹ tóra wọn ó ọmọ ìbínú tó bínú sọmọ ṣe rẹ̀ tọ́da adóńjọ́ mẹ́ta tó ń kó léèkì tó dé. tàbí kò rú ni. ẹ má dákọ̀ ọlọ́run. lọ́nà míì ìmọ̀ǹdàkárà ní fi àbùsí. ẹni máa rántí èmi ọlọ́run nínú ọkàn rẹ̀ nínú ẹ̀mí ẹ̀. ó fi nàfúsí. èmi ọlọ́run fúnra mi náà rántí rẹ̀ nínú ẹ̀mí mi. ní pé ẹni tí máa ń dákọ̀ ọlọ́run tí ọ̀jẹ́ nìkan mọ̀ ọlọ́run máa ṣe é fún sẹ́nìkan ní ẹbí tó lè ń gbà. tágbájá máa ń yọ ẹwu ráyè ẹwu mc wa bó ti wọ bàtà ẹwu ó ti wẹ̀wù sẹ́yìn ọkọ̀ ọlọ́run yìí náà ní dáadé jásí bó ti jásí kò ni. èmi kò jẹ́ tó bá ti jẹ́rí èèyàn ò lè máa tó ọmọ àbọ̀ láàárọ̀ kò jẹ́rí èèyàn wọn láì tó bá ti jẹ́rí èèyàn ò lè máa tó wà mọ́. orí núrù kì í papọ̀ máa tó mà. wọ́n bá ti jẹ́rí èèyàn tó ro ọmọ yọkùn ọmọ ẹrùn rẹ̀ mọ̀ fẹ̀ ò lè fọ lárúbáwò tí fọ ọmọ. ìmọ̀lẹ̀ ti bẹ́ lára rẹ̀ má jẹ́rí èèyàn ó lè ṣèjì bá ọ lọ. ẹ máa wá dúpẹ́ tó ti ṣe fún yín wàláyọ̀ láyọ̀ níbàjẹ́ méjì dá sọ̀rọ̀ lé náà nù méjì tọ́lọ̀ ń bẹ̀ wá náà nù pé ẹ fẹ́ máa rówó ẹ fẹ́ máa kọ́lé ẹ fẹ́ máa gbádùn ẹ fẹ́ máa ṣe gbá méjì náà ni ẹ máa dá akọ pé ọlọ́run ọlọ́run bọ̀ gbọ́lárúbá máa wí báwọn náà dìde lóru ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run kéré ìlú òbí wúkọ sunkún bọ́tà kaba lọ́wọ́ ọ̀sẹ̀ ọ̀pá láì kankan nǹkan lọ́ọ́ lọ́ọ́rùn yọ lọ́ọ́ pa lọ́rùn tó ní mọ́tò wa àmọ́ ńgbà tó ọ̀rọ̀ ti ọlọ́run ọlọ́run á dé nǹkan sí ọjọ́ máa lé òkè ọlọ́run á máa tẹ̀yàwó sọ́kọ hmm. ṣé wọn lọ fẹ́ràn rẹ̀ ni òun náà lọ́wọ́ àtẹ̀sí òkú máa lálàsí máa hàn lẹ́nu má jẹ́ wọ́n mọ̀ sí ìjọ tẹ̀ lọ́rùn ọlọ́run á máa dé ọmọ sí bàbá ọlọ́run á máa dé ọmọ sẹ́sọ̀gẹ́ ọlọ́run á máa dé ọ̀rẹ́ sọ̀rẹ́ o sì ní ẹlòmíì tó fọ̀rọ̀ lọ o sì máa fọ̀rọ̀ lọ kà ọ̀rẹ́ rẹ̀ ló sì máa fi ọ̀tá rẹ̀ sí i. ojoojúmọ́ ló pé kò tó kò tó kò tó kò tó ò tiẹ̀ kọ́ náà ó ṣe é o ọlọ́run mo dúpẹ́ o ẹ̀jẹ̀ wí bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe é ọlọ́run á dúpẹ́ ó ṣe é mo dúpẹ́ o mo dúpẹ́ o. wọ́n máa ń gbẹ kára bíi fi máa lẹ̀ ẹ̀yìn. ẹni bá yẹ sí ẹ̀mí ọlọ́run láàyè kẹ́. láàrin àwùjọ. láàrin àwùjọ. alukóró fi mọ́lẹ̀ sẹ́yìn rẹ̀ mi mọ́lẹ̀ àwùjọ tó òun ti ṣe káàrán tí a káàrán tí ọlọ́run nísìn ọlọ́run afẹ́ ìmọ̀láyíkà ẹ wá lọ́ba wo àwọn èèyàn jẹ́ ewu látàárọ̀ tí wọ́n ti jòkó èmi àtọ̀rẹ́ mi Muhammad ni wọ́n tún lé mi jòkó. ọyà ẹ kọ́kọ́ wọn lọ sí fáìlì wọn wò ẹni bá jẹ́ lórí ibùnú rẹ sọ́dọ̀ lórí rẹ ẹni bá jẹ́ lóṣì ẹ sọ́dọ̀ lówó ẹni tí ọ̀rọ̀ náà gbégbá ẹ lànà fún ọlọ́run tó bá sà sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. bá Kùránì ti nínú bá Nábì ti nínú bẹ́ẹ̀ náà ni ó sì ní fún wa. odidi ọ̀rọ̀ kan nù ẹ jẹ́ kí alọ́ tá a fà pa fún wa nípa tajà mo fẹ́ tú alọ́ tó bá fi abdulrafi ìwé ajá kò burú ajá wúlò nínú tó lọ́ọ́ alikẹ́lẹ́wò ahasanu alata wáyà ni háyà tó bìlẹ̀ àṣàṣà mímọ́ ń tọ́sọ dára ìrìnlẹ̀ àṣà ti kọ́bùlà ìbá mi rẹ̀ àṣà. alkalibu asanu halatan ẹni a bá fi wé ajá kọ́mọ́rò pé wọ́n bù wọ́n bú wá jìnnà bí wọ́n bú ọ. ajá bẹ́ẹ̀ ti rí wọ́n wúlò ahasanu halatan kọ́ndíṣàn rẹ̀ dá púpọ̀. wáyà ni àyà àṣàṣà torí pé òun ni ló ní feeling òun ni feeling nínú ara onífíìlì á tètè máa fura bó lè bá wọ̀ nínú ìsìn ajá ti mọ̀ nínú àwọn ẹran tọ́lọ̀ ń dá nínú sáyẹ̀nsì ilmu firasa ajá ní firasa púpọ̀ olóko náà ní àwọn ewúrẹ́ náà ní àwọn tajá pọ̀ bí nǹkan wọ́ bá ṣẹlẹ̀ tí èèyàn bá kú nílé ajá òtì mọ̀ yóò máa gbó ẹ̀ ní ma ti ń gbólé lérí ni bí èèyàn bá rí bí ajá nípa abẹ̀wọ̀n ó kò ní yàyẹ̀wò mọ́tò fi mọ́ wọ́n bá fi àbá àfi ìwé ajá kò burú kó o bu rárá torí wọ́n tó tún kúnlẹ̀ lẹ́ẹ̀kan tó ẹ mọ́ bí o ṣe fún bẹ́ẹ̀. wọ́n yẹ ní háyà ajá ló dópin sí àtàtà nípa nípa ká sọ tẹ̀lé mú yẹn. àwọn ìbọn ń lò àbí wọ̀nyí ló bá bó lè bá jẹ àní ìsìnkà bá ti ní ní sinimá máa kó orí rẹ̀ pé ibi tó ju ibi tá gbé sí ni. bẹ́ẹ̀ bá rí nǹkan báyìí ní kájọ́ lọ wá wá tọ́ba ti débẹ̀ yọ máa kó jù yọ jù yọ máa rántí yọ máa ránjú yọ máa kí tẹ ẹ bá tètè gbọ́ tí wíyọ́ máa wá ké ẹ gbọ́ tí wíyọ́ alẹ́ yóò kú lọ́mẹ́jẹ alẹ́ lábájọ́ kú bẹ́ẹ̀ ni tí ọba kú bá kọjá lára ajá nìkan yóò gbó yóò gbó lẹ́ẹ̀kan tó bá gbólẹ̀ mi tó bá gbólẹ̀ mẹ́ta ọ̀ yóò kúrẹ́ ọ̀ dáhùn pé àti gbọ́ bẹ́ẹ̀ tó bá pẹ́ tó fura ní ẹni tó fura tó yọ ajá mọ̀ ń gbólẹ̀ mi lórí ẹ dákun ẹ bá kí n mi ajá mọ̀ ń gbó ọmọ dákẹ́. wọ́n yẹ ní háyà tó kásẹ̀ àṣẹ.

ládùúgbò báńkì mọ́tò tó tọ́jú gbogbo ọmọ kéèké sáwọlé èèyàn bú ni ọ́. pọ́ǹpá lọ ládùúgbò táwọn ewúrẹ́ máa ń wọ̀ báyìí tán máa ń kórè láàárẹ̀ èèyàn rẹ̀ ni ọ́. àwọn ti rí ìmọ̀lẹ̀. pọ́ǹpá yọ ládùúgbò tó bọ́lẹ̀ kì í tẹ́wúrẹ́ họ èèyàn bú ni ọ́. tàbí ṣùgbọ́n kò sí mẹ́. pọ́ǹpá jòkóńtò sí rẹ̀ ládùúgbò tí adìẹ máa ń kórè rẹ̀ tí lọ tẹkùtẹ bá yọ nínú yàrá tí ń ṣe kùrùkùrù tí ń da lérú tọ́wá tí ń kọjá wọn àlé ọ èèyàn rẹ ni ọ ní ìjòkó jẹ́jẹ́ tọ́yẹ pé nǹkan burúkú ni ìmọ́lẹ̀ àdúrà tó ń ṣe kò ní jẹ́ ó lè súnmọ́ ọ. bọ́n máa ń ṣàdúrà lọ́wọ́ tẹ́jọ bá yọ sí ọmọ sá ní lọ rẹ̀ jẹ́jẹ́ àwa ní àmọ́ dejò àwa ní àdúrà àmọ́ dejò bẹ́ẹ̀ kọ́ bàbá máa ń dejò ẹ̀ ní sẹ́kìnì ń tẹ̀lé sí àbíkájì káàkiri sọ́pàá jẹ́ àwọn àdáwà ológo ń bẹ àwọn dábà wọn máa sọ̀rọ̀ fún yàrá yẹn gbọ́ tọ́ba dúró tí ọba rọjú báyìí tí ọlọ mọ̀ pé ń sọ nǹkan kan fún ọ ni. tọ́ba ti ní àwọn fún mi láì ní ṣe dáná rẹ̀ yìí tọ́ba tí wọ́n máa ṣe ọ ní nǹkan burúkú ni ọ̀pọ̀ ìdá. àmọ́ tọ́ba sọ àwọn tí ọba lọ mọ̀ pé kì í ṣàbúrú àwa ní àkànlọ́dà bá wọn wa. ìsìnmi tó ń sà tó bá jẹ́ ìsìnmi nàríyà ni jàbáríyà ni nǹkan olóró ní ọ̀wà. àwọn ẹgbẹ́ ìsìnmi nùríyà ni jàmàlíyà nǹkan onífàájì yẹn wà. bẹ́ẹ̀ ni ti rí mu. ajá ìwà pèrè ní nǹkan ajá ìpèrè ní nǹkan náà ni káàbá àrà fún ọmọ pèrè ní nǹkan kọ́bùlà ìbánihìrì àṣà kan tó pè ọ́ nìkan mọ́ pèrè ní nǹkan wọ́n àṣìkò àṣìkò wọn. níwọ̀n á pè tàkà lérí gbé mọ́ pèrè ní nǹkan wọ́n ti mọ̀ kí n kò mọ̀ lẹ́yìn. sọ́dí pèsè ẹni máa ń mọ̀ mí wọ́n ṣe patron níbi ìjẹ̀mọ́ tó wá pè wá mọ́lẹ̀ ní tí wọ́n lè rà tó bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yìn wọ́n ti fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn nẹ́bí púpọ̀ púpọ̀ yóò kù sí lọ́rùn ni àbí tó bá tú wọ́n lẹ̀ ló kù ó wà ẹ̀yẹ ńláńlá tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ ńláńlá ó jòkó yóò dìde wọ́n wọlé pẹ̀lú tẹ̀síwá pẹ̀lú òfin ọlọ́run ni bá kéé ṣe pé gbà náà pé tẹ̀sí yìí kọ́ polo tẹ̀sí yìí èmi ó yẹ o àmọ́ láti pàtó ti sàkálà ara rẹ fọ́ náà tẹ̀sí yìí ò lè gbé àbáyọ láti dàkí kò lè gbé àbáyọ ìjòkó gbogbo àwọn ẹni ọlọ́run jòkó

wọ́n á sàkó ọkọ̀ náà wọ́n náà wọ́n tá à ń pè lẹ́kọ̀ọ́ ni. wọ́n ní ẹni bá ní sùúrù làwọn ń pè lágọ̀ níbi ń da fún báyìí. nígbà tí n ti ń pọ̀ ọgọ̀ ọgọ̀ ọ̀sẹ̀ fún mi létí máa ṣe fún mi létí ẹni pé mo gọ̀ náà lẹ́bi ni mo gọ̀ ọ̀ ìdèlè bó ti ń gọ̀ tí wọ́n fi ń wọ́ ọ̀fẹ́ náà ni wọ́n máa gọ̀. wọ́n láwọn ẹranko pé ìdájọ́ kan bàbá mi ló kú àná mi gbé àlìjẹunjẹun jíjẹ àlìjẹunjẹun jíjẹ. sẹ́gbẹ́ mọ̀ gbàgbé ọba dùn bàbá náà púpọ̀ ẹ̀mí rẹ̀ ó kù púpọ̀. àwọn èèyàn àwọn ẹranko ni wọ́n ní ọmọ ádámà ń jà wọ́n yá. gbogbo ìjọ kìnìún wọ́n pera wọn gbogbo ìjọ ìkókò wọ́n pera wọn ìjọ adìẹ wọn ni ẹja ẹjẹ ẹja pa ìjà tí ń bẹ láàrin àwa ẹranko tẹ́lá àwọn máa dárí wọn ẹja bẹ lóhùn kọ́lọ̀ mú gbà wá lọ́wọ́ wọ́n ń pa wá jẹ wọ́n yìn wá jẹ pẹ̀sìn náà dáhùn sí pé ah, wọ́n jẹ ń kùn púpọ̀ ràkúnmí náà ni wọ́n fi mí dẹrù kẹ́tẹ́kẹ́tẹ́ náà ní tèmi ò jẹ bọ́ sí gbogbo àwọn ẹranko tá ń lò wọn wá sí mítìlì ọ̀nà wo lágbàdá fi bá lọ́wọ́ ẹ̀yà abẹ́lọ̀ ká gbá àwẹ̀. àwọn tó jẹ́ lẹ́sẹ̀ láàrin wọn bí àwọn akẹ́ bí àwọn ẹyẹlé alásọ funfun àwọn ẹlẹ́sìn àwọn wòlíì inú ẹranko nù bí àwọn ehoro bí àwọn agiliti àwọn wòlíì inú wọn tí wọ́n dá nǹkan bí àparò ẹ̀jẹ̀ agbáwẹ̀ ọkọ̀ àwẹ̀ tí wọ́n gbà ẹ̀ wọ́n á jẹ́ abẹ́lọ̀ wọ́n ṣàdúrà ọlọ́run á fàpẹ́rẹ́ hàn wọ́n pé tọ̀ tó bá dijọ́ báyìí ẹ parí àdúrà yẹn parí àwẹ̀ yìí ẹ wá pàdé ní àárín ìgboro ọjà gbogbo ẹni wá kú yẹn má fún ẹ má fèsì o ẹ rí agbada ńláńlá kan tá a gbé kalẹ̀ epo ńláńlá epo ọ̀run àtọ̀run wáyọ̀ mọ̀ bẹ́nu agbada náà bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ dúra yín o ẹ gbọ́dọ̀ já o ẹ gbọ́dọ̀ ṣèbàjẹ́ o bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ ẹ máa fẹ́pọ̀ nípara ẹ ràn fọlọ́mù dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ tẹ́ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà dé yẹn ẹ̀ bọ́ lọ́wọ́ pé wọ́n ń pa yín jẹ wọn nípa díẹ̀ jẹ mọ́ nípa parò jẹ mọ́ nípa màlúù jẹ mọ́ àti níbi ọjọ́ ẹranko ẹ̀ dọ̀kan náà. ẹni ọlọ́run bá kàkọ́lẹ̀ nǹkan mọ́ tó bá kánjú yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ́ kánjú ànábì wa islam ọ̀ kánjú. àwọn ẹranko bá gbàwẹ̀ wọ́n sáré wọ́n bẹ̀ lọ nígbà tó agbada tí wọ́n epo ọ̀run ti wà ń bẹ̀ tọ́lọ́n ti parí iṣẹ́ sínú agbada yìí wọ́n sọ kalẹ̀ sáàrin ríta mẹ́ta. àbálọ̀ ọ̀fọ̀n ńlá agbada ọlọ́run ti sọ kalẹ̀ o epo ọ̀run ti wà ń bẹ̀ èyí táyì pa káàbì dèèyàn tó yẹ tó bá di lọ́la inú wọn bá dùn lára wọn bá yá a ó dènìyàn lọ́la. dènìyàn. dènìyàn wọ́n ti gbàgbé òfin tọ́lọ́wọ́ fún wọn ike ẹ̀ mẹ́tò òfin rú ọkùnrin pẹ̀lú obìnrin máa ń jó nàbà mú tẹ̀sí tẹ̀sí wọn sẹ́ báwo déyàn lọ́la nàbà lura wọn bí ìgbà déyàn kó ma tọ́lọ́ ní ó bí ma tán tọ́wọ́ afẹ́sà ni ó kó ma lọ́la tọ́wọ́ gbọ́ tí kalẹ̀ ọlọ́run sọ̀rọ̀ fún ọwọ́ afọ̀tí dúpẹ́ ẹ̀ lápá ẹ̀ wò ó ti bọ̀ ọ́ lẹ́wọ̀n ní àjọba jẹ́ ọbẹ̀ ọlọ́run tó ti ṣe wàhálà tó ti bẹ́lọ̀n bẹ́lọ̀n kó tó rọ ọ akọ́lé tán wọ́n wà á sílé lọ́la ọ wà mú tìmọ́tìmọ́ wọn ń sẹ́lọ̀ wọn ń sẹ́lọ̀ tó kọ́lé ni wọn ń sẹ́lọ̀ tó fún lọ́mọ ni wọn ń sẹ́lọ̀ tó ṣeré fún báwọn ẹranko ti ń sẹ́lọ̀ nìyẹn lẹ́yìn ìgbà tẹ́ ti gbàwẹ̀ gbàwẹ̀ ẹ̀yin olówó tẹ́ ẹ ṣiṣẹ́ wàhálà tí wàhálà kẹ́ tó rówó ẹ má fowó yín sẹ́lọ̀ yóò bàjẹ́ bóni bá da ọlọ́run yìí dáadáa

ńgbà tó dá sùpá jókè yìí wọn. ìjó tá a jó yẹn já sí mi àwọn ẹni rẹ́gbẹ̀ wọ́n mọ̀ ní a máa dojú wọ́n ní a máa mutí wọ́n ní a máa ṣèṣì náà wọ́n ní a máa ṣe wúwo ńlá ẹtọ́ já jó díẹ̀ tí wọ́n máa dá màá ti ń fi ìyàjẹ́ wájú. wọ́n máa gbé àwọn dé nìyàn lónìí o. àwọn dé nìyàn lónìí o. wọ́n máa jó lọ bí gbá agbada wọn bá da agbada nù ní abá depo nù wọn fọ gbogbo gbà lọ́n tọ́lọ́ ń gbé wá fún èdè yẹn bí sáré gbá wọn dé ènìyàn lẹ́ni o o. wọ́n jẹ́ gbogbo آمين الأبدي السرمدي صلاة كاملة وسلاما تامة عليه وعلى آله وصحابته صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين اللهم صل وسلم على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والألفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع سيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها الايات من جميع خيرات الحياة الممات التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى آله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين Ìdòwú àjọkọ̀. Akí ọlọ́run, akí ànábì. Àwọn akọ̀bá kí àwọn aṣẹ́wà ńláńlá méjèèjì ní ọ̀nà sókí. Ẹ wá sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ànábì. Ẹ sọ díẹ̀ nípa ọ̀rọ̀ nọ́fẹ́bà fáwọ̀fin sọ. Kí n sì se padà sọ́dọ̀ gbogbo alápapọ̀ gbogbo ẹ̀kọ́ tá ó lè má bàa ju ìṣẹ́jú mẹ́wàá tó kù tá a fi rí aago márùn-ún àbọ̀ wọ́n bá lé sí àjẹpọ̀lọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni. iná ni wípé bàbá wa sí àbàkádì bàbá wa sí àbàkádì Tìjání àwọn làwọn ń gbèrò fún àwọn ní ìlú tá ń kó èrò lọ bá ẹ̀rí alùpùpù lọ́dọ̀ ọlọ́run ẹnu yìí pé káwọn pe àwọn ọmọ ká kọ́ wọn kéwú ń dá ń pa sí àbàkádì ń dá ń pa sí àbàkádì Tìjání ni ẹnu ní tiwa èyí tó bá ti ju agbára wa lọ àti wọn lọ́dọ̀ àwọn àgbàlagbà bí àwọn bàbá wa ní Ṣakí ẹ máa lọ sí yòókù mẹ́wọ̀. àwọn afa méjèèjì àtànẹ́bùwà Muhammad aba bá ti kiri lọ ní awa, wa báwa débi káàlì pé yà á kọ́ dẹrọ Ahmadu nùrùn yà á Ahmadu nùrùn. sánmà torí yá kọ́ọ́dù ọlọ́run tani jẹ́ kọ́ọ́dù ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ akọ́ Muhammad kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ sọ ọ̀bẹ̀ kárí rìn jìhe lọ́ba ti ní yá kọ́ọ́dù kó ti gbàgbọ́ mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ kánà ó ti pé Allahu al-Qad ó sì ti pé al-Muhammadu al-Qad pé al-Sheikh Abdul Qadir bàbá ní ahamadu ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run là lè fi ti ṣe aláwọ̀ ọlọ́run là á kàrí mi ọlọ́run náà ní mímú àsìkò tí lọ púpọ̀ ọlọ́run náà ní dárí ọwọ́ ayé muhammadu yẹ bàbá ní ahamadu dédé bẹ́ẹ̀ bá sì dárí púpọ̀ mẹ́ ẹ bá tọ́ bá kú hamudu òun náà ní jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀yìn là nábì ọlọ́run fà nábì yìnra rẹ̀ ó fi ànábì kíra rẹ̀ pé mo kú sẹ́ bá mọ̀ mí kí mo kíra mi lára nábì. sábà tó yẹ tẹ́lá pdc kọ anabi lára mi wọ̀ kára ahamadu kò sí alifábẹ́ẹ̀tì tó bá kú mẹ́ tí ò ní tùmọ̀ rí o kù má tù má tù ní tata tẹ́lẹ̀ pẹ́rẹsẹ́ tí ọmọ tọ́ tá a ma tọ́ tí ò ní pin òrèrè tí ò pin lànà Muhammad kò sí ní tá a pè tá a pè tá a bá pè tù lásán la bá pè tù ó ní tí dùn jẹ́ lọ́dọ̀ àwọn afáwà sákì bẹ́ẹ̀ bá mú àlẹ́ pè tàwọn kọ́ wá sẹ́ wá tóbi tí ìdálé tó ti àdù. kan tó o lè fi lọ́tọ̀ báyìí tó tó bá ní jẹ wọ́n bá ní jẹ wọ́n bá ní jẹ wọ́n bá ní jẹ wọ́n bá ti fi wọnú ara wọn tọ́ ẹ pé àmà gbogbo wa ti tó sí òní náà yìí sí ọlọ́ọ̀hìn àṣẹ ṣiṣẹ́ wọ́n bá ọmọ ọ̀hún ni wọ́n wá pé ó sì wọ́n pé wọ́n wọ pé àhà sì wọ́n rí pé ọba pé àhà màdù sì wọ́n rí pé dàhà màdù dàhà sì wọ́n rí pé hàmùdà hàmùdà wọ́n sì wọ́n rí pé àtìmọ̀hù. kò sọ́nà tẹ gbàgbé àmọ́dùgbà kì í fọ́ ìyàn lérí kẹrùn yẹn nù kì í sọ̀rọ̀ ẹ̀dùn lọ sí kì í yá yẹn wèrè gbogbo ọ̀nà tẹ bá gbàgbé gbà bàbá yẹn má bínú ìdí eléyìí. àwa máa ń pé ya Qadiru Ahmad nuru nuru tani jẹ nuru Allahu nuru samawa tani tó jẹ nuru Muhammadu nuru Allahu àti nuru Muhammadu ní bẹ́lá sábà kárìrì nuru Ahmad nuru ọlọ́run nuru Muhammadu. gbogbo àwọn àbáwá ìfọ̀síwájú àmì náà ni wọ́n ń bẹ nínú rúlì sàmì gbàgbé abudulayi kìjì lánìí ahmed ahmed tìjani adama adama alóore. درجاتنا اللهم بحقهم وجائهم أقض أواهجهم اللهم بحقهم ودرجاتهم نقي ذنوبنا ونقي قلوبنا وزكي نفوسنا وارفع مقاماتنا وصلنا وصولا لك تعبا حقق ظنون العباد فينا báwo yẹn ti ń ro wájú bí ọjọ́ bẹ́ẹ̀ náà. Afa Abdulrafi ọ̀gbọ́rọ̀ tí òwe tí àbá yìí parẹ́ àbá wa ráyè. Sàràfùdì gbogbo ọlọ́wọ́ sàràfà rẹ̀ kalẹ̀ fún ọ̀ṣọ́. Sàràfùdì Muhammad Sami máa ṣe Allah sàràfà kàlá fi dúnyà wà láàbẹ̀. Náà, ọ̀rọ̀ wọ̀ rẹ̀ o owó tá a fà palẹ̀ kan bí ajá àwọn ọ̀fẹ́ lọ. mo tún á padà síbi owó tí bàbá wa palẹ̀ kan kí n fèsì wá sí. àmọ́ níwọ̀n bá sókè àmọ́ látara ànábì ní káà sí mú ànábì dá púpọ̀ jàmá ànábì dá púpọ̀. àbá àbúlá ìjọba àbá mọ̀ fún àwọn náà fún ọdún ẹgbẹ́ ìjọba ọlọ́lá ni ọjọ́ bọ́ọ̀lù lọ́dọ̀ ọlọ́lá mọ̀ ara rẹ̀ púpọ̀ nígbà tó mọ̀ ara rẹ̀ ẹgbẹ́ àwọn tí kéwú náà ti ẹgbẹ́ àdójú ẹ ti kéwú náà fọ́ ní wa nígbà tí mo ti dé kó mo ti kọ́ ní mo ti ralẹ̀ kí á kù ní ní ọ̀pọ̀ àwọn abáyẹn fẹ́ wọ́n fẹ́ràn wàhálà yìí ọlọ́run sí ọbẹ̀ ọlọ́run níjọ ọ̀rọ̀ padà sí wa. àlejò sọ̀rọ̀ láàlú sọ̀lẹ̀ ọ̀dára púpọ̀ níjọ́ ní ìta ṣe sí bàbá ìmọ̀ sí bàbá ìmọ̀ wù àwọn àti wọn ti báyìí náà rí ojú màmá báyìí bá wà táwọn gbọ́ lónìí ẹ̀rọ ọlọ́run bá àwọn ọ̀fẹ́ wa mí ìdáná wa mẹ́rin ẹ̀sìn wa mẹ́rin ẹ̀wà mẹ́rin ẹ̀sìn àmà. àtúrà ni tó wúlò fún náà á ní tó wúlò fún. èèyàn mẹ́ta ní mẹ́láyé tọ́ba bíláyé jí wù wọ́n lè yàn mẹ́ta ní mẹ́láyé. èèyàn tó ṣe déédéé oúnjẹ tá à ń jẹ ń èèyàn tó ṣe déédéé yẹn tó ṣe déédéé àrùn tó mú yẹn bẹ kálukú wa wò tó ń bá jẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta. ọlọ́run náà ní muhammadu sallallahu alaihi wa sallam ọwọ́ ẹni tí ọlọ́lá àfíà yóò jẹ wọn lónìí yẹn o. ìyẹn lèèyàn tó bá wúlò ó wúlò fẹ́bí ó wúlò fara ó wúlò fọ́rẹ̀ ó wúlò fóònù. ǹjẹ́ àwọn wúlò fẹ́bí rẹ ǹjẹ́ o wúlò fáwọn ọ̀rẹ́ rẹ ǹjẹ́ o wúlò fúnlù rẹ níbo ló wúlò dé. ìsánù ìkìlí mi ni ó ní ìyẹn tó jẹ́ déédéé lókàl tó ṣe déédéé lókàl ni ó ní àbíyàn tó jẹ́ ìsánù dédé násánà àbí ìsánù àlàmí tó jẹ́ ìntánásánà èèyàn tó jẹ́ ìntánásánà ló wúlò nílé ó wúlò fẹ́ bí ó wúlò fá ó wúlò fún gbogbo ayé kálukú abẹ́rí abẹ́rí abẹ́rí ìntánásánà ní ọ̀nà èèyàn tó jẹ́ pé ọ̀ ẹ̀ sáfilẹ̀ ṣé ń bẹ́ ń lé àwọn pé ń bẹ́ ń lé bí ò sí lé kódà kò lókàlì èmi ọba tẹ dúró mbẹ màá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́n ọba sì tẹ dúró máa rí gbá àti ah, kémi náà wúlò fún gbogbo ayé Awólọ́wọ̀ wúlò fún gbogbo ayé Abíọ́lá wúlò fún gbogbo ayé Tafawa Balewa wúlò fún gbogbo ayé Amadu Bello wúlò fún gbogbo ayé àwọn sójà tó wúlò fún ayé ẹ kúkú mọ̀ àwọn tó sì ní ayé lára ẹ mọ̀ àwọn tó ní ayé lára. bá kú bọ́ pàdé ẹnu mọ́tò ọ̀ sàbámà. ẹgbẹ́ yẹn máa ń bẹ́ẹ̀ lómi wọ takisí láti ẹnu oṣù mùsùlùmí eh, sí yàbá téèyàn sì sàgbákò ọgọ́rùn-ún ọdún tí ò ní san láàárín yóò jà ọ lè kaná yóò kàn ọ́ kùn yóò tutọ́ sí ọ lá yóò ṣépele ọ ẹnu rẹ̀ sì máa ń ṣẹlẹ̀ wájú sọ̀rọ̀ lọ́ba pé ń tọ́ máa ń ṣe látàrẹ àwọn àrùn inú èèyàn anábì kì í ṣe àrùn àwọn oògùn nínú èèyàn ń bẹ àwọn olóògùn nínú èèyàn àwọn làwọn tó tẹ pé bọ́rọ̀ bá dàrú àlọ sábà àwọn dókítà ti ń bẹ lọ́sọ̀tù oògùn nínú èèyàn ni wọ́n àwọn títà léèwé oògùn nínú èèyàn ni wọ́n ní ọjà yọ dàrú àwọn eléwé ọmọ tẹ́ ń ta eré eku àtẹ̀sẹ̀ eku lọ́jà oògùn nínú èèyàn ni wọ́n bó ti dàbẹ́ fún wọn ní pàrùpàrù ni wọn ọjà yọ parẹ́ àwọn olówó tí ń sàlùtálíkà oògùn nínú èèyàn ni wọ́n àwọn àbá àti jíṣẹ́ ọlọ́run lódodo tí ìṣe ti kárí jẹ kárí mu oògùn nínú èèyàn ni wọ́n anábìwá wọn á máa dùn oògùn nínú èèyàn pàápàá jùlọ ó jẹ ni nínú èèyàn jojúmọ́ kọ́lá lóògùn bí ìbá ti párun bá dé àní lóògùn àbí jojúmọ́ láwọn lóògùn èèyàn tó bá jẹ́ oògùn kò wúlò tó èèyàn tó tó ń jẹ bẹ́yàn sáré yóò jẹun bẹ́yàn sáré yóò jẹun èwo lọ jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta. bọ́ńbà ń yẹ bí rẹ la ọ̀dọ̀ ọ̀dọ̀ ànábì o bọ́ńbà ń ìyàwó rẹ la ọ̀dọ̀ ànábì o bọ́ńbà ń ọkọ rẹ la ọ̀dọ̀ náà mọ̀ pé èmi ní òkúkú ṣe tọkọ rẹ ò fírì o ti ká àkùkọ lọmọ bí ọká sí nínú àgádágodo lọ ká sí ni nínú òrùka ni o bọ́lá gba abẹ́rẹ́ lọ ká àkùkù sí ni ojú wa náà ti mọ̀ pé kò lè gbẹ̀tán láéláé ó ti dàrún ọjọ́ tẹ́gbẹ́ ọkọ rẹ̀ ọ̀tẹ́gbẹ́ láàrin àwọn ọkùnrin wọ́n bá ti tàsùkò lọ́wọ́ pé ńlọlé ìyàwó mi ńlọlé àtẹ̀yẹsẹ̀rẹ̀ bí wọ́n lọkùnrin ó ti gba tòkù tó nì rẹ̀ ni. ìwọ ọkùnrin náà tí ìyàwó rẹ̀ tó bá ti wọlé yọ ká ọ lẹ́gbàá ní pé yé àzàrà ìlú dé ọ̀gbádùn rẹ̀ tẹ́ bá bí lọ́rọ̀ pé kí lọ wá dọ̀dọ̀ àlùmọ́sà gbáko ni òun sì fẹ́ ìwọ náà jọ ànábì gbogbo ayé ká lọ anabi wa Muhammad oògùn la nabi tí ń wo gbogbo sàn oúnjẹ la nabi tí ń tọ́jú gbogbo ayé ọ̀kan ní nìkan mẹ́ẹ̀ẹ́ ọmọ mi lẹ́yìn ẹsẹ̀ ìdáhùn rẹ̀ jí mi sílẹ̀ àmẹ́ ìdáhùn rẹ̀ yé mi. ọmọ mi lẹ́yìn ẹsẹ̀ ìdáhùn jí mi bísí mi lẹ́yìn rẹ̀. أرسلنا بكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم àdírẹ́sì ànábì wa Muhammad alukóraní mọ ọ̀rá ẹnìkan dìde láàrin mo fi sọ example bẹ́ẹ̀ mi gangan ọlọ́run ṣe jẹ́ ìyẹ̀tìlú ẹlẹ́kọ̀ọ́ ẹ̀yà tiẹ̀ kó máa wá kọ inú kíkà ó sì máa fa àwọn àmì àwọ ọlọ́run àyè pé ẹwo sánmà tá ń ṣe ẹ dáhùn ẹwọlẹ ẹwọ tún ta ló ṣe é dáa kí lọ́lọ́run fi dá omi ta ló yé kí lọ́lọ́run fi gbókè dúró ta ló yé kí ọlọ́run fi ń fẹ́ atẹ́kùn irinṣẹ́ wo la fi kó atẹ́kùn jọ ta ló yé kí ọlọ́run fi sẹ̀mí rẹ tó ń fi mí kí ọlọ́run fi ṣe làákàyè rẹ tí ń de nǹkan mọ́lẹ̀ kí ọlọ́run fi ṣe tí rẹ tó ń fi ń gbọ́rọ̀ tẹ́nìkejì rẹ ò gbọ́ kí ọlọ́run fi rẹ tí ń ríran tẹ́nì kejì rẹ yájú lẹ̀ tí ò rí nǹkan kan. yàtì lù alẹ́ ìkọ́ ọ̀run mi ṣe tó fi ń sọ̀rọ̀ tẹ́nì kejì rẹ yíyanu tí ò rí nǹkan kan sọ. tí ń ṣe gbẹdẹgbẹ katakata yàrá tẹ́ni ayẹyẹ ni kò mọ̀rọ̀ sọ. kí ọlọ́run fi sọ́wọ́ rẹ tó fi rí nǹkan mú tẹ́ lómi lápájù tiẹ̀ lọ tí ò Thank you. kọ́mpìnì tá a wà ń bẹ̀ kọ́mpìnì tí ò ní dasẹ́lẹ̀ wọ́n yìí mú náà lọ wọ́n yìí sì já wáyà rẹ̀ nìkan níjọ́ tó òrùn ti yọ ta ní ọmọ yọ èyí ta lọ́wọ́ pé débẹ̀ à ń kọ́ bí ọlọ́run ní anábì lọ́wọ́ júwe ayá ti àwọn àmì rẹ̀ fún wa. wọ́n yóò rẹ̀ kíkùn. wá sí láyé ni kó wá sí tẹ́síkìá gbogbo àwọn tí dọ̀tí ń bẹ lọ́kàn wọn pé àfi ká bàjẹ́ àfi ká dàrú ànábì wa tírì wa pé ẹ má bàjẹ́ ẹ má dàrú ẹ ṣe sùúrù ẹ tuntun. ànábì ẹ tọ́jú ànábì kì í sáré ànábì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní màá ṣe kan gbogbo ẹni bá lè kanjú kí yóò ṣe ló ṣubú ànábì fi wa lọ láìfọ́ ẹ̀ bàbá sọ́ọ́ yìí sílẹ̀ ànábì á pé ọkọ̀ tọ́dún àti mẹ́ta lónìí láyé ó sì fi ogójì ọdún ó fi jẹ ìyáláyàáyà ọdún mẹ́wàá kan yókù tí fi jẹ àádọ́ta ń sàn díẹ̀ díẹ̀ bọ̀ àmọ́ ogun ni ń dọ̀gá òun gbà náà ọdún mẹ́tàlá péré náà ló fi ṣe gọ́fúnẹ̀tì ló fi ṣe tó fi fọ́ọ̀mù gọ́fúnẹ̀tì ẹ̀ ní Madina ẹ̀fí ń já síwájú yìí sì ń tò lọ́wọ́ ni àkùdé ọmọ jẹun rẹ̀ ló kó láyé kí ni kọ́ ọlọ́dún torí tó bá bàlá fún á pa àwọn pọ̀ mẹ́sìn á pẹ̀sìn pọ̀ mọ́lu á pọ̀sán pọ̀ mọ́lu á dágbé ẹrú pọ̀ àti aráàlú àti aráàlú kádà ti jayé. wẹ́rẹ́wẹ́rẹ́ dán padà dé ibi tí ń lọ bẹ́ẹ̀ náà ọba ti kánjú bùkátà ẹ̀dá àti bíyà ọmọ. ṣe tẹ́lẹ̀ kò ṣe ó sì bàjẹ́ ìwé tí wọ́n kà òun náà ẹ̀kọ́ tí wọ́n kọ́ sàǹfààní. àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tó wọn balẹ̀ wà ìwé mélòó lọ́mọ ẹ̀fẹ́ yà kọ̀wé nì. wọ́n ẹ̀sẹ̀ kọ́ wọn wọ́n fẹ̀rẹ̀ fẹ̀ gbé lọ lóṣù mẹ́fà láti lọ tún ènìyàn lójú lóṣù lórí. ẹ̀yin ti kọ́ mẹ́tìlélẹ́ láti sẹ́kọ́ndì lẹ́yìn kọ́ mẹ́tìlélẹ́ gọ́ọ̀mẹ́ntì àbí àṣẹ sísan àwọn ọ̀dọ́ agbára wa kódà ẹgbẹ́ ẹ̀ wúlò torí pé tẹ̀sán ẹ̀ṣẹ̀ ìwé ọkọ̀ bá mi ní òsì lè lọ ojútì yìí. ànábì ò kóore ẹlẹ́dàá ta kọ́mẹ̀ kọ́ba kóore ẹlẹ́dàá ta ó tún kó dìda náà wálé ọ̀pá gbẹ̀ pọ̀ mọ́ra ó kóore ńgbà wọn lé mẹ́ka ọlọ́mọdínà ó sì tún lọ́mọdínà tó wá kóore wá mẹ́ka padà ẹ̀yin olóore òkèrè kó wálé ká wá tún lùú ṣe kẹ́ ẹ jẹ́ ìsánù tọ̀ yìí kò kẹ́ ẹ jí oògùn kẹ́ ẹ sì jẹ́ oúnjẹ gbogbo Nàìjíríà àwọn ẹ̀sìn bọ̀ lẹ́yìn òdìdí wá sí hikima. àtọgbọ́n àtòyè kànábì máa kọ́ wa. wọ́n alẹ́ kọ́ ni bá ti ṣe pẹ̀lú ìyàwó bá ti ṣe pẹ̀lú ọmọ bá ti ṣe pẹ̀lú ọkọ bá ti ṣe pẹ̀lú ọ̀rẹ́ kànábì ṣe yìí. wọ̀yọ̀ ẹlẹ́mukú mẹ́lẹ́mẹ́ kúnú tàlẹ̀ mú. àwọn àṣírí nù táwọn bá dọ̀ bàbá Zaki máa ń lámúta kúnú pé sígbèrí wa báyìí tá a sì jíbọ oúnjẹ kejì láì jẹ́rí èèyàn tún bẹ́ẹ̀ lọ́ọ́ kúránì láì jẹ́rí èèyàn tá a fi ṣe tẹ̀sílífì tá a fi ṣe tásàrúfì afá mi kan sọ ẹ̀ kan yí pé ẹnìkan jẹ oúnjẹ náà ń pọ̀ sí ọlá bákìrì àti wọn afá ara yìí yìí mọ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ púpọ̀ afá tó lọ ni afá <laughs> wa tó lọ lẹ̀ tó ṣe wá sí. irú ẹ̀dá tó kù kẹ̀sí ìtajà máa afá wa kan bẹ́ẹ̀ lọ inú pẹ̀lú àbẹ́ bá a fẹ́ lẹ́yìn nípa kátà amọ̀dé mi sàárè wọ́n ń jọ ní tọ́ba wọlé àdúrà báyìí ó lè jọ oṣù mẹ́fà ó lè jọ ọdún kan ní ó tó jáde gbogbo ń jọba náà ìbẹ̀ náà ní tìmọ̀ náà. èmi ò èmi ò gbójú máa fẹ́ lẹ́hà tọ̀hún àmọ́ bàbá wa lọ́fà ṣé òbí lára ọ̀tọ̀ wa ní mọ̀tò àwọn ẹni ọlọ́run tẹ̀síríìfù ń bẹ lọ́dọ̀ wọn táwọn pé tẹ̀síríìfù ní pé kó ní góòlù lòún fẹ́ kó sì máa rí bàbá lọ́nà bàbá lọ́fà yóò ní owó amẹ́ríkà lọ́fẹ́ ni àbí ti paris àbí ti germany àbí ti riyadh àbí ti china yóò sì yóò sì wọlé yóò sì lọ gbé owó wọn jáde bàbá yẹn àti bàbá ṣe bẹ́ẹ̀ kọ́njọ́ tí àlọ́ gbá bàbá ta ní ogun aládùúrà táwa ń kánjú lọ lé ní ẹ mẹ́tì lọ lọ́fà ẹ̀yin ọmọ mi ẹ mẹ́tì lọ ńgbà tẹ lọ́dọ̀ sí wa dábàlẹ̀ tí wà ló mọ fi gbà yín láàyè ẹ mẹ́tì lọ ọ̀fẹ́ ká lọ ó ti fún agbẹ́ amọ́mọ́tì àwa ṣe kánjú pé àkàmọ́gbò rúrin bàbá bá bínú tàbá ní abáṣà tó àfún wa tàbá ní ká fún wa lówó àdúrà tàbá tọ́ ọ bá kù tàbá ní èmi lẹ́fẹ́ fún lówó èmi lẹ́fún lówó. àsọ̀lè ní ẹ̀fẹ́ fi kékeré gbà ńlá ó lé àìsàn lé ẹ̀dá fún bàtàbà tá a bá lè lọ́mọ. lọ́wọ́ bínú wọlé lọ́wọ́ lọ rú owó jáde. wọ́n sàbí bẹ́ńbẹ́ dọ́là bẹ́ńbẹ́ ìyáàlì bẹ́ńbẹ́ gbogbo owó tàrí láyé lọ́gbẹ̀jáde lé ọ̀tán àṣẹ ní táwọn wá lọ àṣọwàánu ilé bàbá lè ṣe bẹ́ẹ̀ táwọn wá lọ sóko tó ń bẹ ní ẹsẹ̀ ṣòkòtò nǹkan kan náà láàní àní sùúrù ẹlẹ́ àwọn ẹja ní sùúrù kábi kọ́ kábi kọ́ sí ànábì. ẹ jẹ́ pé tásà rúbìnrin yìí pé bí mo ti dúró yìí sí kí ní sẹ́fẹ́ máa sí àmọ́lẹ̀ Tìjání kẹ́ni abẹ́ máa kí n sọ̀rọ̀ àmì ní sí àmọ́lẹ̀ Tìjání kí n pé kí n pé lúwù sí àmọ́lẹ̀ Tìjání kó ìsọ̀kalẹ̀ sí mi láà ní sẹ́ńbẹ́ lọ́dọ̀ àwọn wòlíì àṣẹ fẹ́ mọ́sá abdulkadir yìí ń tọ̀ ṣe fẹ́ mọ́sá abakiri ń Tijani ẹ fẹ́ mọ́sá abá Tijani ni kí wọ́n tó kọ́ náà kí n kí fọ́tò mi wá tíì kí ọ kí n di àwọn káwọn náà di èmi náà kí n di gíláàsì tó yẹ kí wọ́n jáde lára mi láti fi mẹ́ni tí wọ́n mọ̀ ní n ti ń jẹ́ tásọ̀rù fíìmù kí wọ́n sì pélé kó mọ wà ní sèké máa ń pé àwọn kúrò mi bàjẹ́ wọ́n kúrò mi lọ ìwọ́n ní mi tó kótó lásìkò kan náà. تصرفات التسبيح من بفوم ابن كلا عبيد بني كما لم تكونوا تعلمون تبابت بتبت بفا ذكروني اذكركم فاذكروني ولا ولا ti lò tájà sùkúta yẹ kí n lò lọ wọn lè tún lè tún àpò mi àbára bí mo ti fi tẹ̀síbá fi tẹ̀síbá dé gbogbo amẹ́lẹ̀ ọlọ́ba náà wà kára àlíyà nǹkan méjì náà lọ́ọ́ ju fún wa lára námi pẹ̀tẹ́ ẹ bá fẹ́ ní tẹ́rkíà ẹ bá fẹ́ ní tẹ́rbíà ẹ sì fẹ́ ní tẹ́skíà ẹ sì fẹ́ ní tẹ́rkíà mẹ́tẹ̀ẹ̀ta lọ nígbà lọ́dọ̀ àwọn bàbá wa tẹ́ ẹ bá fẹ́ ní tẹ́sí fẹ́ ní tẹ́sí rí ibùdójú nǹkan yín ọ̀fẹ́ kọ́lé ńlá abẹ́ẹ̀kọ́ ọ̀fẹ́ gun mọ́tò ńlá tẹ́lẹ̀ náà lẹ́yìn jàmá wa ẹ̀dá wọn tẹ́lẹ̀ tí wọ́n náà nù àwọn abẹ́ máa lọ sọ ńlá ká ka bílíọ̀n ká ka gbogbo ẹ̀ hmm, ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọ̀run bá lè ṣe nǹkan méjì kí ni nǹkan méjì náà. fàṣukùrù ní àzẹkùrìkùrù wàṣukùrù ní wàlẹ́ tẹ̀kíkùrù. منكم واذكروا لي ولا تكفروني أذكركم واشكروا لي ولا تكفرون واذكروني ẹ sáà máa dápọ̀ mi sáà ọlọ́run tó ń fẹ́ lọ́dọ̀ yìí nìyẹn. lè yí ọlọ́run ní. lẹ́ẹ̀ lẹ́ẹ̀ nù oníwẹ̀. ntọ́fẹ́ náà ní kátà fi ta lóluwa kálóhùn náà ni. ala ala ala ala ala. kó lè jì tó lè